bá sàlábòsí nǹkan méjì kò yẹ kí wọ́n mú mẹ́yìn pèpè wọn ìsì gan ni gbòǹgbò tí ẹ gbé lọ kò yẹ kí wọ́n ní skù kankan kò sí ẹwọ́n ní ọsítù ẹni tí è pé olóǹse mọ́dá oníṣe padà ọmọ wo lẹ̀ ń bí kalẹ̀ tẹ́ẹ̀ fi ń lọ tẹ́ẹ̀ fi ń kọ́ skù